oní ẹni hadithi tí a ń kàlà lẹ́nu pa àwọn àwọ̀kọ́tì náà yìí hadithi bí lásàlátà bá àrẹ̀wàsì wà lásàlátà bá àrẹ̀fàjì so wọ́n dàbí tí àwọn àwọ̀kọ́tì náà ń wà náà lẹ́yìn ìwọ̀n àìfàjì àti lẹ́yìn ìwọ̀n alásàrẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà before kí zawadu shams tó ṣẹlẹ̀ àwọn mọ́bà ibùn da kéèkì lẹ́yìn wa ibùn da kéèkì lẹ́yìn olùsí ọmọ ti náà fi ìgbàdá kalata alẹ́fẹ́rin fi alfáàdì ṣáàrù ilé àǹfàní ilé fọ́wọ́ akẹ́kọ̀ọ́ ìpèsè sí ọmọ ti náà fi ẹmà ti rí náà fi negation ìdáadá kalata alẹ́fẹ́rin fi alfáàdì ṣáàrù tó bá ti wọ́n ní tó fi ìdíkanímọ̀ alfáàdì ṣáàrù فالأولى حملها على نفي الفعل الشرعي لا على نفي الفعل الوجودي so in táwọn olùsẹ́ ni pé a ṣe náà fi fíìlì yẹn nínú ṣẹ̀ríà ní kẹsẹ pánìkì ní ìrùn lè sí tí wọ́n ní lásọ̀láta kẹsẹ pé túnmọ̀ ní pé kò pọ́sìbù kò lè rírun kí o lè ṣe ìjáàdù sọ́lá amma asọ́látù ṣẹ̀rẹ̀ àti kíyà so wá kí فيقول قوله لا صلاة بعد الصبح نفي عن الصلاة الشرعية لا الجنسية وإنما قلنا ذلك لأن ظاهر لأن الظاهر أن الشارع يطلق ألفاظه على عرفه وهو شرعي إلي الله إليزيني كيف تقول أمنين وقتل من الحديث نقول نفي صحة الصلاة بعد صلاة الصبح لأنه دخل وقت النهي الذي لا تصح فيه الصلاة ونقول kò tọ́ fún yẹn láti kírun lẹ́yìn sọ́látù subhi lẹ́yìn sọ́látù àṣùbá àti kítan yìí kò tún sí òun mí tí ìwọ́n tó fẹ́ kí wá ìdí ni wípé ó ti kó sínú àwọn táìmù tí náà ti ṣẹlẹ̀ pé ẹ má kírun bá ti wá jáde tán ni pé nẹ́fì sahati sọ́lá ba'da la tasihhu salatu fihi ó ní pé lẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni lẹ́yìn mú irun alásàrì kò yẹ kíyàn tún kíyàn náà má nítorí wọ́n ti kó sínú hadith yìí náà náà nínú ẹni riwayatu muslim la salata ba'da والذي فيه احتمال إرادة طلوع الصبح أو إرادة فعل الصلاة إلينا أتجاريه ẹ̀rẹ́kẹ̀ẹ́ ni pé annafi fi hadhaini al-waqtayn ablagu min an-nahyi لأن النفي فيه نفي نفي وقوع حقيقة الشيء وأما النهي فلا يعطي هذا المعنى ṣẹ́n kẹ́ṣe náàfí orí ipé ẹmọ́kí láwọn àsìkò méjèèjì yíò ó tó ń wojú kẹ́ṣe náàfí lọ because náàfí tí ẹ̀ ní òun ti ìtú ẹni pé kí ní òkùnkọ́kọ́ sí ìrìnlẹ̀ má kọ́kọ́ sí náà tí ó tún wà abúlágù tó kákà ní kẹyàmá sí lọ nínú ẹ̀rin àsáàtù tàlátù lẹ́tí yẹn ha fi ha minasọ́lá wà dáfnil mọ́ta àwọn àsìkò mẹ́ta láti kọ̀ fún apé ẹ̀ gbọ́dọ̀ kírun ẹ̀ sì gbọ́dọ̀ sí òkú láwọn àsìkò yẹn àkọ́kọ́ ni min tulu'i shamsi hatta tartafi'a qayda ruhi wa tazul hamratiha lẹ́yìn gbà tí tulu'i shamsi bá ti ṣẹlẹ̀ títí tí ó fi ṣe kí ní tẹ̀lẹ̀tẹ̀fìyà kọ́ ìdàrọ̀ ní wàtẹ̀zóòló hamurtiya ai taimu tí uh, after al'asr wọn ni taimu yẹn nínú ẹ̀ ni hina yantahi irtifa'i shams ok min tolori shams àkọ́kọ́ ni pé nígbà tó rú bá kọ́kọ́ jọ náà ní taimu yẹn ní taimu àárọ̀ iná ni eh, after subhi títí tó mú fi yọ dáadáa ní kọ́ídà ramhan ní ramhu ní nǹkan bí ọkọ̀ kékeré tó mẹ́jù ayé ó ti sọ́dọ̀ ti yọ dáadáa òun ti yọ ẹ̀ àti lè máa ṣe alékírùn àṣìlẹ́sẹ̀ àwọn òkú wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni irtifa ìṣàmṣẹ́ hatta tazul ní táìmù tí nígbà tó bá fẹ́ wọ̀ títí tí ó fi wọ̀ ìtú ẹni pàrọ̀ àsìkò mẹ́ta ọ̀nà táìmù tó fẹ́ yọ báyìí ìgbà tó fi yọ tó bá tó wá yọ díẹ̀ ẹjẹ́ tó pẹ́ díẹ̀ tó máa sì ní wá bẹ́ ṣe ẹ̀kejì táìmù tó bá ti wà láàrin báyìí ṣùtú ẹjọ́ wà báyìí tó bá ti fẹ́ yọ mí ẹ̀ṣẹ̀ sùúrù tó fi yọ dáadáa tí tó fi wà láàrin tó bá ti wà láàrin ẹ̀ṣẹ̀ sùúrù tó fi yẹ tó bá ti yẹ tó bá ti fẹ́ wọ̀ náà ẹ̀ṣẹ̀ sùúrù títí tó fi wọ̀ gbogbo àwọn àsìkò yìí nǹkan wo àwòkọ́ ọ̀tún náà hì ní wọn náà

nínú ẹni ìdá kìyàmì shamsi hálà ìstíwá ìhá hátà tẹ̀zù nígbàtí wọ́n bá ń bẹ̀lá rẹ̀ lórí báyìí títí tó fi yẹ nínú ẹni mímbá àdí sọ̀látì láàṣọ ìlàsìfìrán shamsi lẹ́yìn ìrún sọ̀látì láàṣọ in reality àsìkò sọ̀látì láàṣọ ó ti lọ tó bá ti yẹ́lò but àwọn afáà wá sọ wípé ó wà náà gbọ̀tẹ́ ní kìí ṣe wátù àdọ̀wòrò wátù dọ̀wòrò sí fún ẹ̀yìn ìbànà wátù dọ̀wòrò lọ́rọ̀ sàlẹ́sẹ̀ ní tẹ́rù fún pé èyàn Islam ibi tábí wà ní ó sì ní kí wà lásán obìnrin kẹsẹ̀sẹ̀ mọ́ bí ẹni bí haidu ní àbí níbi nífàsí ó sì ní kí wọn tẹ́rù ní ìpínlẹ̀ reality nínú ẹni mìíràn ìsìnkú rẹ̀ hátà rẹ̀ ti mọ̀ lọ́gbọ̀n tó mú bá ti ti yẹ́lò náà títí tí ó fi wọ̀ tó yẹ́yẹ́ èèyàn mọ̀ kí wọn náà wọ́n ní ajma al-ulama ala tahrim as-salawat an-nawafil al-mutlaqa wa annaha la tasihhu wa la tan'aqidu fi awqat an-nahy al-khamsah al-mutaqaddam dhikruha àtàlẹ́yìn ìjẹ́ pé an-nafilatu al-mutlaqa ọ̀gbọ̀n sí ọkàdé wọn mọ́sílásí àmìkàfẹ́ sí náfíà ara náà àsìkò náà rẹ̀ in tó lè sí òun náà ni an-nawafil al-muqayyada gẹ́gẹ́ bí kí ni tahiyatul masjid wọ́n so mọ́ sábàbù kí ni sábàbù yẹ ìdáadákọ̀lá ahadukum al-masjida fala yajlisu hatta yusalliya rak'atayni tí kọ̀kan nínú bá ti wọlé ọlọ́wọ́ba mọ́jòkó àtútọ́bátó kí rákà mélòó méjì ìtumẹ̀ ní pé èyíkéyìí àsìkò tí ò bá òkùnkùn wọlú mọ́sálásí orí pé ìjọ ti ní dìlé yìí wọ́n mú ti wọ́n mọ́sálásí àwọ̀kọ́tù láì táìmù wọn láì ní ẹni time mo kà ní wọn mọ́kà jùlọ ẹ̀ mọ́kà aláwọ̀ àti àwọn fẹ́sí náfílà lọ́rí yọ́lá ìṣà pẹ̀lú méjì mú pé kèsí kí náfílà kẹta ti yá ṣe tẹ́lẹ̀ tí wọ́n tó wá ní okùn ara wọn bí rọ́kátà lẹ́yìn kí lẹ́yìn rọ́kátà ìfàjẹ̀ méjì lẹ́yìn àṣì mẹ́sì lẹ́yìn al-adhkar al-mutlaqa ní ìsinmi àbí ẹmọ fẹ́ ṣe al-adhkar sọ̀bá ó lọ mọ́sí gbogbo àwọn but èmi kan lọ́lọ́ títí mọ́kàn sí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ní ìká ìyẹn lẹ́gbẹ̀rẹ̀ al'adkamu mutlaka mọ́kàn ṣe lọ kúrò lè wọ́n mílíọ̀n hmm. ìyẹ̀ká mutlaka lẹ́gbẹ̀rẹ̀ ma fi wala ishkan kò sí wala pẹ̀lú rẹ̀ èyí tí wọ́n láwọ́ pẹ̀lú pé èyí tí ṣẹ̀rí àti haddada kò wá záádá alàlàdì an tazila alaye alàlàdì èyí tí ṣẹ̀rí àti ọ̀rẹ́dì haddada mọ́ záádá lórí bọ́ wọ́n ṣe mútlákọ̀ bí a náà fẹ́ wọ́n kà bá ọ̀gọ̀gọ̀ ṣe náà dùáwò ìsìnkọ́wà ní ẹnìkàtàkà ní ọkàn sí so o lè ṣe mọ́ ní wákì náà but àwọn àdáwáfì dáàtún asibáàbì àwọn àdáwáfì táwọn ní wọ́n ní ọtí ṣòdí kan ìdí ìtì wà rí kúlàmà wujida sábàb wujida ti nàfíà tí sábàb wá ti dé o a ṣe nàfíà mo bí ní pé lóòtọ̀ yẹ ti yíwa so a lè ṣe náfílà ní tẹ̀yẹ́ ṣe mẹ́sìlì àmọ́ ò lè ṣe náfílà ní just ẹni òkàfẹ́ ṣe náfílà pa ìbúkàfẹ́ ṣe náfílà látà méjì àbúfẹ́ ṣe ìṣẹ̀ fọ́wọ́ ni àbúfẹ́ ṣe ilé ọ̀dá ní mọ́sí ní táìmù ẹ̀ṣẹ̀ ṣubú títí tàbíkọ̀ láwọn àsìkò náà hàn ìtàn sọ̀rọ̀ wọ́n ni wàtàlà fún fi jàwáṣì sàlàwátì tàwátì asbà èyí tó jẹ́ àwọn asbà tàṣọ́ ni ẹn parí ayẹlẹ́ kí àyí tó ti kó wà náà àfáà kan sí pé mọ́tù kí náà mọ́tún kí tó ti pé ẹ̀lẹ́kí kàtàhíyàtì masjid wà rọ́kà àti ìlúwòdó lẹ́wọ́sá ní àdíjì pé àdíjì homeron mọ́ra àtàrí àfáàrí ẹ́ ó ní tàwádọ́ á ìfìmán wòdó a rasulillahi sallallahu alaihi wasallam afirba alari min al-ma'au ila an qala thumma qala man tawad uni ra'aytu an-nabiyya sallallahu alaihi wasallam tawadda'a nahwa bi hadha wa qala من توضأ قولي هذا ثم صلى ركعتين لا يحدث به ما نفسه غفر له ما تقدم من ذنبه ele mẹ́gbẹ̀ ni rọ́kátàlùdó e ráká méjì ta mẹ́kí ta bá sàbẹ̀ látàn súnnà ní kò síwà lánàá o kẹrẹ kẹrẹ tó dàkọ́ jásíkò o kẹrẹ sàdàlá mo kẹrẹ sàdàlá yìí wọ́n mọ́ sásíwá yìí allahu akbar ráká méjì bí rọ́kà tá bí gílẹ̀mì tàhíyàtù alìmọ́síjìdì ní báwọn wàṣọ láti rẹ̀ kùsù lẹ́bẹ̀rẹ̀ ní ẹ̀rọ kùsù ó ti ní sábàbà ní à òun àtọ̀sù láti búra wọn kùsù náà ní náà fílà ní àmá sábàbà pẹ̀lú wà ní wọ́n ni wà fi àwọ̀kọ́tì náà mọ́tàlápá wọ́n ni àwọn ìmọ̀ mẹ́ta Abu Hanifa ni Imam Malik ni àti Ahmad ìtún ẹgbẹ́ sáàrì ní tàfàwọ́dà mi àwọn lọ sí ní pé rárá òsínẹ́fìlà kankan sàwá àdìkáàdà ti ìdàwà ti asbábi sí náfìlà وذهب الإمام الشافعي إلى جواز نفل ذوات الأسباب وهو رواية قوية عن الإمام أحمد

nẹ́ṣà àmàwà àfá mọ́mọ̀ wípé àwọn àfá pé kìí ṣe fẹ́ lọ́dún pín o a ti tẹnumọ́ ilé a ti ṣàlàyé ṣàlàyé ṣàlàyé àwọn àfá àkọtíra lórí mada yakhtalifu al-ulama ibi tèbí àkọwọ́ gaba Imam Ahmad kọ afam inú fèmín wọ́n ni tíra lórí ẹ̀ so wọ́n dàgbé ṣe kàfíyà sáàrin ọmọ kí Sheikh Muhammad al-Amin Ash-Shinqiti rahimahullah àwọn ọmọ sábà ní ìtìlá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ náà tí a Sheikh Muhammad al-Amin Ash-Shinqiti àfá Sheikh Abdul Bukhari nínú àwọn náà ní tíra tó jọ lórú kọmọ́ so àwọn àfá àwọn onímọ̀ ti sàlàyé tẹ́wọ̀n pé ẹ bọ̀ mẹ́rin amẹ́dọ́ aṣọ báyìí olódówà ní àwọn àdúrà aṣọ báyìí bí pé ìfẹ́ nínú lá abẹ́dẹ̀ ó lẹ́wọ̀n asbab kódà nínú àwọn tó ń tó wà akọwà tó ń fa ikhtilaf o ní pé táìmù tán àfà yọ́wà gan laysa waqta tadwin kìí ṣe táìmù tán ti gbá gbogbo àwọn àhàdìsì jọ sóṣù kẹta ó ń gbé ní ìsìnlẹ̀ àwọn ah, àwọn ọ̀gbọ́n ìsìnlẹ̀ àwọn mẹ́jọ ọdún àwọn jọ wà ní mọ́sílásí báyìí

nínú tí máa ń fa bẹ̀lá fàbíṣẹ́ mọ̀rọ́já rẹ̀ o ní pé àwọn àhàdìsì tó débà wọn lòmí ò débà wọn lòmí because time yẹn kẹsẹ̀ tẹ́mù tẹ̀lé rẹ̀ so ìgbẹ́ tẹ́mù ẹ̀sọ̀ ìbò fọ́mí sí wa Imam Malik ti kú tẹ́rẹ́yà kẹ̀kẹ́ 179 ti kú Bukhari sì kú ní bẹ́ẹ̀bí 254 o ti láti bùkọ́ aláàrẹ àmì ìjàmì ló fẹ́ súnmọ́ 100 days so kò yẹ́ tó ti kọ́ sọ Muslim lọ súnmọ́ nàbí dáwùs súnmọ́ ní Tirmidhi Ibn Majah gbogbo ilé ìgbà lẹ́yìn Malik ni wọ́n lẹ́yìn àgbó ah, àdífà tó bá ti pẹ́ àwọn tàbí wọ́n sọ ìrìn ọmọ kí Ahmad ìmọ̀ Bukhari ọmọ kí Ahmad ìmọ̀ Ahmad náà kọ Musnad ìtumẹ̀ ní Bukhari ìmọ̀ eh, Malik kò bá tí àwọn Musnad láyé àwọn àhàdífì tó débò oníkálùkù gẹ́gẹ́ bí sọ́kọ̀ sọ̀hábà fákàkiri àmúláwọ̀ àwọn azman alìmọ̀ta àfihàn àwọn àfáwà ṣiṣẹ́ lórí àwọn àhàdí yìí lọ́dọ̀ àwọn sọ̀hábà tó wà káàkiri láwọn ìwé àwà ogun sójú kan òun la fọ́mọ̀ pé ó ké hadithi tí Málìkì ń lò tó ti kọ̀ sọ́sọ́ ìmúmù yẹn àà ilé ìgbà lẹ́sìnkù ni mọ̀súnkù ní àà ilé ìgbà kìníkan ní ó wá dùn gbàjọ náà ní jẹ́ káwọn sọ̀rọ̀ ní ìsinmi ẹ ìláàfù wà lọ́nà àfáàlùtọ̀ àmọ́ ìláàfù yẹn ibùdó ìbára sọ fún ẹni àtẹ̀mìyèjì ó ní ìtìláàfù àìmà laysa hujjatan illa liman laysa lahu àwọn onífẹ̀ẹ́ inú àbálá ìmọ̀tọ́lọ́ ọjọ́ àpá ìwọ́n á pé ìwọ́n lòdó lọ́wọ́ ẹ̀mí tó tọ̀wọ́ ìwọ́n ló tọ̀ rẹ̀ tì dúró ìlú ọmọ tó ṣe pé adémọ́lẹ̀ ní ṣe tẹ̀jẹ́ láàmàsá ìlú rẹ̀ pé ah, ilé ìlú wọ́n ah in this case ààrin tó ńlá mọ́lẹ̀ pé ó fún wa lọ èyí tó bá ṣe mẹ́ kò sí òtòṣe tó ṣe lù ó yẹ báyìí àbí tó hákàtà báyìí rẹ̀ ṣe rí ọ̀rọ̀ àwọn kí ni mọ́ ń ṣàkóso láàfin nítorí àsìkò adúrómẹ́wò àmìlú bàbá ń ṣàwọn ìfìláfẹ́ ní jùlọ kúmọ̀ wọn insha Allah hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh